الحمد لله ثم الصلاة والسلام على عشر في الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته يبتي أبالا يدناني ما هو, ما هو توحيد رب كنيتما إشي الله سبحانه وتعالى ní ọ̀kan ṣoṣo níbi rububiyya rẹ̀ so wani huwa ifraduhu bi af'alihi kal khalqi wat tadbir wa ghayrihima tawhid yani iṣẹ́ Ọlọ́run ba lọ́kan ṣoṣo níbi àwọn iṣẹ́ tí Ọlọ́run ba man ṣe gẹ́gẹ́ bí al khalqu wat tadbir wa ghayrihima gẹ́gẹ́ bí kanígbàgbọ́ wípé Ọlọ́run ọba lọ́ba tó lágbára lórí dídá àti lórí pípa Ọlọ́run ọba ló dáwa ọlọ́run nìkan náà sì lè gba ẹ̀mí wa ká nígbàgbé kí ọlọ́ọ̀bá ní ń darí alámọ̀rí gbogbo ayé ilẹ̀ ń ṣú ni ilẹ̀ mọ́ ni òòrùn yọ ni òòrùn rọ̀ ni òjò ń rọ̀ ni irúgbìn jáde láti inú ilẹ̀ ni àti gbogbo nǹkan táàrin tó ń ṣẹlẹ̀ storm ṣẹlẹ̀ ni kódà tó fi máwọn flood tó fi máwọn earthquakes volcanoes ni anything tó bá ti ń jẹ́ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀ ayé àti ní sámà agbúdọ̀ ní ìgbàgbọ́ wípé Allah subhanahu wa ta'ala òun lọba tí ń darí gbogbo ẹ̀ ló fi jẹ́ pé irú ìgbàgbọ́ yìí gan àwọn ẹlẹ́bọ láwọn tí àwọn tọ́lọ́ọba tí ó ráwọn òjíṣẹ́ ọlọ́ọba sí kò sí ẹnìkankan nínú wọn tó mọ́ ń takò lè àyàfi àwọn tí wọ́n bá jí àwọn onígbèraga nínú wọn wọ́n dẹ̀ kéré nínú wọn ni Fir'aun Fir'aun takù kódà Fir'aun pèrà rẹ̀ ní pé òun gangalọ́lọ́ọba àmọ́ gbà tí Fíráúnù rí ikú báyìí tó rí pé òun ti fẹ́ kú ó padà change ó ní ah amantu bi rabbi Musa ah mo á nígbàgbọ́ nínú rọ́bù Musa ah ọlọ́ni ò bá má kò wọ́kì má because ní bá ti rí ikú tí ó pààyàn o kò sáyì má kò sí ti jẹ́ yíwa pé ọlọ́run ìgbà tútú bá ń bẹ́ ọmọ because o ti wá mọ́ ìgbà tó tí ìrìkún ẹ̀ gẹ́gẹ́ lórí ọkọ̀ ti túbá so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọba tó wà ní ayé Ibrahim Namrud tó náà ń pè mú pé ana ohyi wa umid èmi mo lè gbẹ̀mí kódà mo lè fúnyà lẹ́mí Ànábì Ibrahim ni ó dá ọlọ́ọ̀bá ọlọ́ba tí mú wá ó yá ṣe opposite mú oòrùn jáde láti bí ibùwọ̀ kó wá jẹ́ kó wọ̀ láti bí ibùjáde ẹ́ fàbúhìta lẹ́dí káfàrà ojúkan ti kèfèrí ọlọ́rẹ̀ kèfèrí ẹ̀dá yìí ojúkan ti dánú ni so ọlọ́wà ń sọ pé gbogbo àwọn tó wá reject ike àwọn ò lágbára láti gbẹ̀mí wọn ò lágbára láti fúnyẹ̀lẹ́mí wọn ò ní kápá kankan lórí nǹkan kan tí láfọwọ́ rí pé eléyìn kọ́ ó wá ní iṣu kékeré kan ta ní láti ṣàlàyé lè tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ rububiyya iná ni ó ní wípé àwọn lómí nígbàgbọ́ wípé àwọn ẹnìkan wà tí wọ́n lágbára láti rọ òjò kódà wọ́n lágbára láti di òjò mú igbókójò yìí náà Allah subhanahu wa ta'ala ni léyìí tá àgbùdọ̀ gbà pé ẹlòmí lè ṣe agbùdọ̀ ní ìgbàgbọ́ wípé ọlọ́ọ̀bá ní òun sì lọ́ba tó lè ti òjò nígbà tó bá wù àmọ́ ká wá ní ìgbàgbọ́ wípé òjò fẹ́ rọ̀ àwọn ẹnìkan nìyí wọ́n wà ti òjò yẹn kódà wọ́n láti wípé òjò yóò ní padà wá rọ̀ ìtumọ̀ ní kí agbára wọn padà wá ju agbára Ọlọ́run Ọlọ́run rọ̀ a ni ó yá ti òjò náà máa pa àwọn ọfọ̀ kan ni àbí ìwọ mùsùlùmí náà wá nígbàgbọ́ ní pé ah wọ́n ti ti ojú yìí subhanallah kò ẹkùn nígbàgbọ́ yẹn irọ́ ni ọlọ́run ya ọ̀rọ̀ ni ó ti tán ọlọ́run ọ̀rọ̀ ni àmúkwàwò nìkan ni wọ́n ti yẹ sọ́wọ́n kẹ́ rúgbòbíyà ni rúgbòbíyà ni náà so tàgbùdọ̀gbà pé ọlọ́run bá ló ń kọ̀ntúrò gbogbo ẹ̀ àfítàbá ti ya nígbàgbọ́ pé àwọn tán ń kọ̀ntúrò pọ̀ ilé ìgẹ̀dẹ̀ tún ni ó touch àkídà àwọn sùfíya nípa an mọ́ ń pẹ àwọn kan ní kútùbù aktob tó wá ti gbọ́ kútùbù zaman because ó láwọn òye ni wọ́n àwọn mẹ́rin yìí ìkan wà ní north ìkan wà ní south ìkan wà ní west àti east àwọn mẹ́rin yìí ni wọ́n gbé gbogbo ilé ayé dúró ìgbàgbọ́ tán nínú àwọn aktobu ni ẹ̀wọ̀ wọ́n bí lípa àwọn wòlíì mẹ́rin kan mọ́ ń wà ní gbogbo àsìkò àwọn ilé ìdàmọ́ ń gbé ilé ayé dúró ló jẹ́ pé àkídà wọn ojú ó súnmọ́ àkídà wọn ṣíyà àwọn ṣíyà náà nígbàgbọ́ wípé àwọn àìmà wọn àwọn 12 imam wọn wọ́n ní wọ́n lágbára lórí gbogbo tí ń ṣẹlẹ̀ láyé kódà wọ́n lè gbẹ̀mí èèyàn kódà wọ́n lè pààyàn ṣe báyìí àbí èèyàn tí bá ká àwọn kútùbù wọn ó bá Ali bin Abi Talib radiyallahu anhu òun ló bóyó wú ikú òun ló pariwo yẹn so wọ́n bílì kí alì náà òun náà ọlọ́run lòun náà tó ìmọ̀ ṣe àṣejù nípa àwọn ẹni relélè ẹ̀yin ògbọ́rọ̀ tí ọlọ́ọ̀bá ń sọ ní Kùránì ń sọ pé ní gbogbo nǹkan tẹ́pìn alhamdu anta rabbu samawati wal ardi ewu ka báyìí ìwọ ni rabbu rabbu ni lord ìwọ ni olùkápá olùdarí a olùmójútó olùdarí alamari gbogbo in tó bá lórí ilẹ̀ àti sama lọ́nà fi ń sọ wípé wa ma tasqutu min waraqatin illa ya'lamuha ìwé kan ní jábọ́ lára gíbáyìí wà láàrín ọlọ́bàá mọ́ sí ọlọ́run ló ní ó jábọ́ nígbà tó jábọ́

àwọn tó gbé eh, àwọn terminologies yìí kalẹ̀ wọ́n fẹ́ ká bìlì wípé everything is the word of the nature ọmọ kìkíní wọ́n ni mother nature ah nature ló bínú kí ni believe burúkú ni o mọ́ gbàgbọ́ o bal ó gùdọ̀ belief wípé volcano tó ṣẹlẹ̀ ọlọ́ba kò kọjá ìmọ̀ ọlọ́ba flood tó ṣẹlẹ̀ kò kọjá ìmọ̀ ọlọ́ba earthquake tí ilẹ̀ ó ma wú tí ó ma gbé àwọn èèyàn mi báyìí wọ́n ma pé ní pé yà ah, nature ni ah, and the reason kó dáadọ́ mi ma ń lè kẹwẹ́ pé no the point population density population bẹ̀ wọ́n ti wà tún wọ́n ti pọ̀jú mẹ́yẹ tí wọ́n wá ń rìn lórí ilẹ̀ ilẹ̀ tí wá weak gbogbo kí ní story story lásán ni ó lọ́kálọ̀ àbí tó ṣe kí wọ́n kọ́ àwọn ilé tó ga àwọn ilé tó ga jù ibi tó kọ sí ilẹ̀ ẹlẹ́wẹ̀wẹ̀dẹ̀ mí bẹ̀ so ọlọ́ọ̀bá ti ń sọ ọlọ́run sọ ní kọ̀rọ̀ ní pé ìdázúlìzì láti arúdú zilzalaha zilzal zalzala earthquake náà ń pè bẹ́ ọlọ́ ni pé ìgbà kan bọ̀ wá tó padà mílẹ̀ zilzalaha ní mímí tàtílá mìíràn náà ìtumẹ̀ ní pé tó bá di yamal kiyama tọ́lọ̀ bá mílẹ̀ ìtumẹ̀ ní pé ìlú bẹ̀rẹ̀ sí ní mọ́ fàyá jọta yóò parẹ́ kìí ṣe tó rọrùn ìlú bẹ̀rẹ̀ sí ní mọ́ fàyá tí gbogbo kọ́ ma dẹ̀ àrúbáyìí tó wà ah, nígbà pẹ́pẹ́ ààlẹ̀ ìntẹ́lẹ́kọ̀ believe náà nìkẹ́ nature ló ń bínú nature ni natural disaster ni no tó bá lo láfíì yẹn ma mm-hmm, fi ìṣkàl àmọ́ wo believe tó nílọ́kàn o ọlọ́ọ̀bá ní ṣe o kìkí ṣe nature o because ọ̀nà lóyún tó kí wọ́n jọ́sìn fún nature bẹ́ẹ̀ ni ó lànà tó kọ́ jọ́sìn fún nature a naturalist wọn tán jọ́sìn fún wọ́n ni wọ́wọ́ anta tukminu billah wal yawmil akhir wal Qur'an al-Karim so ibi believe ta musulmi leleyi ẹlẹ́ẹ̀kejì wá ní pé ma wa tawhidul ilah kí wá ní tawhidul uluhiyya tawhidul uluhiyya ẹn pé alákọ̀ọ́kọ́ yẹn tí wọ́n lá ní pé àwọn kèfèrí gan gbà kódà àwọn kèfèrí gbà kí ọlọ́ọ̀bá ma ń pa wọn olólè pa wọn olólè jí àwọn kul hmm? man rabbus samawati wal ardi bí láwọn Allahu náà ni ṣe báyà ana believe ke man yuhyi wa yumit Allah ta ló lè ṣe lè Allah in ta man sọ ní fasayakuluna Allah faqula fala tattaqun bá ṣe man sọ ní e, ibi tí ṣù tí wá wà ní tawhidul ilah ókè àti gbà pọ́lọ̀ ní ṣe gbogbo ẹ̀ Ọlọ́run ní darí gbogbo ẹ̀ ìjọsìn wá ní ṣe Ọlọ́run nìkan la máa darí gbogbo ẹ̀ sí àbí a tún lè mọ́ fún àwọn ẹlòmíì náà ibi tí wà láti ṣẹlẹ̀ láti ayé ànábì Nuh tán ṣàlàyé lánàá wípé bẹ́gbọ́ sí bẹ̀rẹ̀ nínú al'umma kì í ṣe wípé in tí ọlọ́wà ránàbì Nuh wà mọ́ sọ́rọ̀ yẹ̀ ní pé àwọn òsà yìí àwọn adáyí in tí because mo nígbà òsà yìí bò sí bọ́n mọ́ni òsà tó ṣe kébíá fún ààrẹ gan ló lọ́nú gbó tó lọ so ó wà believe pé òsà igi tó gé òun ló wá dá tí kí lọ gé fún ààrẹ ní ìsìn kí ní ìnú mú òkín wọn ìkín sọ pàwọn kìíní ló dá wọn ibi tí ìṣù ti ń sẹlẹ̀ ní wípé ẹlóòtọ́ àgbàpọ́lọ̀ ló dá wa kódà wọn a máa pí ọlọ́run ọba ẹlòmíràn pàwọn ẹlẹ́bọ ní kódà sheik muhammad bin abdul wahhab rahimahullahu ta'ala wọ́n ṣàlàyé pé àwọn ẹlẹ́bọn gbà yẹn gan wọ́n sì fẹ́ láwọn karakteristik tó dájú àwọn ẹlòmítà láwọn se islam lẹ́ni ẹ̀gá lọ but in tán iṣù tán wá nínú wípé ẹkì ọlọ́ọ̀bá ọlọ́run liyuqabribuna ila Allahi zulfa kálíbà súnwà mọ́lọ́un ní wallahi ìgbà pé Allah ti ló dámi èmi ìgbà kódà mú mọ̀ pé al-Uzza òun kọ́ ní ó pa mí àmú ìdí ta fi ń pè wọ́n a mọ̀ páwọn ní ti súnmọ́lọ́un ẹwà súnwà mọ́lọ́un ní ṣe pé táwọn yẹmọ́ lóde Eh, ẹmọ̀pọ̀ ní ti súnmọ́lọ́un bá ṣe ti súnmọ́lọ́ yìí èmi náà fẹ́ tàtàrà wọn súnmọ́lọ́ ọba só ka Kùránì ní só orí tọ́lọba ń sọ nípa tán sẹ́bọ́ ní ṣe báyìí àbí Ọlọ́hun ní pé ma la yadurruhum wa la yanfa'uhum Ọlọ́hun ní wọ́n wá ń jọ́sìn fún dẹ́yìn Ọlọ́hun náà jọ́sìn ni ó àwọn Ọlọ́hun àwọn ògbé jọ́sìn fún ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفعاؤنا عند الله تباصفوا في أفاه ẹbọ̀ lẹ́yìn ṣe ìwọ́n náà áwùláhí ṣùfàáhù náà ìndàlá ṣùfàáhù aláwọ̀ ni yìí àwọn yìí ni wọ́n bá wà sí pẹ̀ níwájú ọlọ́wọ́ bá kí ni kí ló ń sọ ọlọ́sọ̀ sọ Al-Qur'ani pé wọ́n mọ̀ sọ kí ma na'buduhum a jọ́sí fún wọn o illa liyuqarribuna ila Allahi zulfa tí ìbá yìí ṣe rí pé kẹ́lẹ̀bá gbíwa súnmọ́ Ọlọ́run lẹ́fì rí pé ẹwọ example by Allah tán jọ́sí fún ní Mẹ́kà gbẹ́rẹ̀ lọ́run Allah tán wọ yẹ́ o rajulun salihun 'indahu ẹnikẹ́ni lil-hujjaj tó bá ti wá sí hajji ń gbà náà àwọn náà sí hajji gẹ́bà yóò sọ gbogbo sí sí hajji tí wọ́n ti fi bídíà sí ọ̀tọ̀ níbá ní Ibrahim ṣe sí àti Ànábì Ismail wọ́n ti wá fi àwọn àdádálẹ̀ sí ó ti wá yàtọ̀ débi pé kódà wọ́n máa ṣe tàwáfù <laughs> láti wá ní yóò yẹlú káàlẹ̀ yẹlú tù a suwaik lil hujjaj a ma gún suwaik bí fláà báyìí ni a wá ma fi prepare gẹ́gẹ́ bí oúnjẹ fún àwọn alálàájì nígbà náà lọ́hùn tó má ti dé yóò àmọ́ fún wọn yóò fún wọn yáà ẹjẹun ẹjẹun ẹjẹun ẹmọ tó wá ṣe ni ìgbà tó wá kú àtàfù alàsọ̀rọ̀ ṣe kọ̀rọ̀ bí ẹ̀dà jábí wọ́n kọ̀wàá ìdìl sharhul qawaid al-arba' gbọ́ tó wá kúta ẹmọ́ tó wá ṣe ní o ibi tó ti mọ́ ń gùn kan wọ́n wá wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ́ jùkú síbẹ̀ nígbà tó yá wọ́n bẹ̀rẹ̀ sí ah ẹni orí lẹ́ni yìí ni ah a mọ́ sí dada fáwọn alálàájì ah ah àwọn ẹni orí ni bó ṣe di kan bẹ̀rẹ̀ sí fún ni ló jẹ́ ẹni yìí tó kú ẹjíká lọ sí sítẹ̀ ẹ mọ́ sí sítẹ̀ o ẹ̀sìn sí bí ah kí ní kan ìgbàwo mọ́ fúra ẹbọ ti fẹ́ bẹ̀rẹ̀ nù àwọn tí wọ́n jọ́sìn tẹ́ ń ṣe bọ́ lánàá ibi tí wọ́n bẹ̀rẹ̀ ní wípé lágbájá ẹni rẹ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní mẹ́ exaggerate nípa rẹ̀ tó bá padà ya ẹnìkan ní ọkọ̀ lọ sí ibi sàárì orí kọ̀ lọ sí oh, oh, ọ̀fọ́ ìyẹni orí oh, ọ̀ kọ́ kìníkan ó ti lọ lẹ́ẹ̀kan àbí ẹnìkan tó bá dọ̀jọ́ kejì àwọn méjì ni wọ́n lọ ìjọ́ kẹta díẹ̀díẹ̀ tó bá padà yá ẹnìkan lè sọ pé kódà gbà tí mo kò níbi sàárì bàbá lágbàjá lánàá bí mo ṣe ń lọlé mo sì kí 2000 yìí ha wọ́lá ẹni rí làfáì wòlí ni ẹ̀ẹ́ mo kí 2000 rí ẹlùmí òtù lọ́jọ́ kejì ṣètọ́n dẹ̀ nìkìní kan ṣètọ́n náà ti lọ́jọ́ kejì bí ni ma ó kàdà mọ́ rí pé ah, àmọ́ tí mo lọ sí bikini bùkátà mi bíyà ha ó kàdà mọ́ pè wọ́n dẹ́yọ lọ́ba yóò kàdà mọ́ rí ìbádàlá rìjàlálá àìnú náà bí àwúnilá ibi tàti bẹ̀rẹ̀ kọ́lá dípẹ̀ yìí ìbádàlá yẹn bú sí ọlọ́ẹ́dọ́kọ̀ ẹ̀sánú wá ẹ̀rìn wá lọ́wọ́ ìgbà làwọn oníjẹkújẹ ló gbà ayé ti wà láti mọ̀fàrankì ní ìjẹun ẹ̀yìn tẹ́ bá fẹ́ pẹ́ ọlọ́run tẹ́ fi ó ríre ẹmọ̀fà bí sàárè bí ṣe mọ́ ń bẹ̀rẹ̀ òjò báyẹn lọ lọ́wọ́ istri gbogbo ẹbọ Ànábì Isa alayhi salam kí ni tí wọ́n fi exaggerate padà sọ́dọ̀ lọ́ọba wọ́n wípé Ànábì Isa alayhi salam èyàn tó ṣe pé tójú ẹ̀ ti fọ́ tán bí láfọ́jú Ànábì Isa ó sì wòsàn yóò sì rí náà àmúṣẹ́ fúnra rẹ̀ ní ṣe ni pẹ̀lú yọ̀dọ̀ ọlọ́wọ́ba Ànábì Isa alayhi salam èyàn tó jáde tí ò lè gbọ́rọ̀ tó jábí ohun yóò sì di pé yóò sì gbádùn èyàn tó jẹ́ adẹ́tẹ̀ adẹ́tẹ̀ tó ti dẹ́tẹ̀ àníbi tó sì wòsàn yóò sì mọ́rin yóò sì nọ́mà àníbi ìsá tó wá ṣe kíníkà tó tó lágbára àníbi ìsá ó mọ èrè ẹyẹ yóò mọ èrè ẹyẹ yóò sì mí sí lára wà láì ànábì isa won tún bi bi wọn tún wá bí ní irú bíbí tó ma ń bí wa wọn ò lóyún rẹ̀ nínú lílóyún tí wá ọlọ́ọ̀bá fẹ́mi sí lára ní ọlọ́ọ̀bá rẹ̀ mọ́láàkì ya fẹ́mi sí lára ní ẹwà wọn kaba yà bí láàrín fi wé pé afá eléyìn sẹ́yìn lásán àà kìí sẹ́yìn falamma rafa'ahu Allahu ila samaa nígbà tọ́lọ́bá agbélọ sama lọ́wọ́ di pé

tó ń gbé kàrí tó bá ṣe pẹ́ sí un ẹ̀bọ̀lò náà òká òká lúwó òká kínágbè túnlé òká tajà ajíjọlá ṣètọ́n òká kíníkà òká kún fáyàkún òká ẹlẹ́ni tíra kíníkà ẹlẹ́ni egbére gbogbo ẹ̀ náà ẹ̀bọ̀lò náà ẹ̀ kínágbè tẹ́wé tẹ́fisígun orígun eh, mẹ́rin lé ẹ́n èyí tó tó bá ti wé kò sí agbára ayé tí ó ká ọ ẹbọ̀lù náà kò tí yẹ báyìí àrí mọ́jẹ̀ kan parọ́ fún pé ìyá ló ẹ̀sá fúrúkẹlẹ̀ fésù èyí náà bí ìgbọ́ fúrúkẹlẹ̀ fésù náà ni so kọlọ̀bà kó sọ́wà kó níbi ẹbọ hmm. sọ̀gẹ́rẹ́hẹ́ wọ́kẹ̀bẹ̀ẹ́rẹ́hẹ́ wọ́n ní pé ìntẹ́bìnítà òhìdùl ìláhì ni ìfúrọ́dùhù bilẹ̀ ìbádà in tó bá ti ń pè ní ìjọsìn ìjọsìn ní kíní káwà gbà pé àgbùdọ̀ fẹ́lómìnlẹ̀ ọlọ́ọ̀bá sí bí ìjọsìn sáà ní ó ti tán ògbùdọ̀ fẹ́lómìnlẹ̀ ọlọ́ọ̀bá ka dùá gẹ́gẹ́ bí àdùá ògbùdọ̀ pé Rasulullah ògbùdọ̀ pé Ahmad Tijani ògbùdọ̀ pé Ibrahim Niyas ògbùdọ̀ nígbà tó bá ṣe lè pé annabi wa man dunahu min babi aula àwọn tó bá tó kéré sí annabi sallallahu alaihi wasallam àwọn tó wà yí pé ò gbọ́dọ̀ tó jọ́sìn fáwọn nígbà tó bá lè jẹ́sìn fáwọn annabi a sì pọ́ rọ́n kama ní pé ya Rasulallah khudh

anábì mú mi lọ́wọ́ wa tadarakani máa fà mí lọ wa anta abi ìwọ ni bàbá mi a ọdá ọlọ́ ni pé ma kana muhammadun sallallahu alaihi wasallam aba ahadin min rijalikum ọlọ́ ni anábì ń ṣe bàbá ní kankan ní wọ́n sì sọ pé anábì wọ́n ni bàbá mi kò tí ìbá yàbí igbó iná làwọn tó mọ́ talib ibi àyẹ́ tó wà níbi sínta rasul àwọn orí tó ma ń kọ fún wọn wọn sínta rasul ya tayyiba ya tayyiba ẹbọ́ wà ń bẹ̀ ẹbọ́ wà ń bẹ̀ tó ya tayyiba wọ́n ń pè nìkan yẹ tó ọkàdà wà gbóhùn yẹ débi Ali ya Talib mọ́ ń pè ìwọ Ali tọ́tùmọ̀ sí báyìí tọ́tùmọ̀ náà wọ́n kí Ali bin Abi Talib hadha shirkun a nínú ẹ̀ ni ibadallah rijalallah a'inuna bi aunillah ibadallah wọ́n jí harfu ya onida ìtíwẹ̀ ni pé ya ibadallah a ń pè ẹ̀yẹ rúsìn ọlọ́run rijalallah ẹ̀yìn èyàn bí àúnilá pẹ̀lú àrùn ọlọ́run ti ń bẹ lọ́dọ̀ ti yínà ẹ̀sánú wa tàlẹ̀ mọ́ ń pè fún àánú Allah kí nà nẹ́bí sọ fún Ibn Abbas radiyallahu anhuma idha sa'alta fas'alillah wa idha ista'anta fasta'in billah tó bá fẹ́ pè ànẹ́bí kọ́ Ibn Abbas ní tàwídì ní kékeré ọmọ kékeré ni tó bá wárẹ̀ lọ́wọ́ fasta'in billah ọlọ́run rẹ̀ mí lọ́wọ́ kí náà rẹ̀ sọ ibadallah rijalala a'inuna wallahi wabillahi watallah àwọn yóò lọ síbi sàárè báyìí tó pọ̀ tí ẹ̀sẹ̀ tó pamọ́ mo ń wo fídíò kan yẹ́dẹ̀ ń Tijani ó sì ń pè pẹ̀lú gbogbo àwọn tí ẹ̀mọ́ fi ń pè ọlọ́wọ́ bá mi mo kó lé ọlọ́wọ́ pẹ́kù ṣàánú mi gbogbo nǹkan tí mo fẹ́ dákùn fún mi èyàn tó wà nínú sàárè só ń gan lè fún ààrẹ ń kẹ ni só lè fún ààrẹ ń kẹ ha subhanallah ejíká bẹ̀rù ọlọ́ọba subhanahu wa ta'ala pẹ̀lú kìníyò naam ó ní ẹ̀hẹ́ ó ní kí sọ̀kàtí mo kà ó ní kíso ọ̀gá tí mo ká tẹ́gbọ̀n pé àwọn tẹ́yìn pínlẹ̀ ọlọ́ọ̀bá yìí mú lágbàrí kẹ́kẹ́ ẹnìkan fẹ́ ṣe dáwà fáwọn ẹnìkan lùkẹ́ ẹ̀yìn kí nẹ́gbẹ̀ ó nílùú kan sàárè kan wọ́n tí a sọ sí lórí gẹ́gẹ́ sí mẹ́ta sọ sí kàábà ẹ̀ ẹmọ táfà ìwá sí ni ó wá yọ aṣọ ikú bí kí ní ẹ̀ ó yọ aṣọ yẹ

ìntànẹ́bí ń sọ lẹ́ni sí ń sọ wọ́n sì fún lóókọ́ ló jẹ́ kí wọ́n tó fẹ́ mọ́ ṣe dáwà lé ní òkè kó wà fẹ́ mọ́ ṣe dáwà ó fẹ́ mọ́ dẹ́ ó fẹ́ mọ́ dẹ́ ó fẹ́ mọ́ jọlọ ó fẹ́ kán bú ọ ó depending on bọ́lọ̀ bá ṣe ní kí dáwà rẹ rìn sí bẹ́ẹ̀ náà ṣe bókọ̀ rẹ jẹ́ sí torí àwọn alátẹnujẹ àwọn oúnjẹkújẹ kò sásìkò tí wọ́n yí ẹmọ̀ wo ìwọ wàhábí ìwọ ló mọ́ aṣọwa ẹmọ tó sọ ni ní ah, wòlí tó wà nùsàárè ló fún mi lásọ ó ní àá wòlí tó wà nínú sàárè ò lè fún yàn lásọ ó ní ẹ̀yin náà mọ̀ pé wòlí tó wà nínú sàárè ò lè fún yàn lásọ ẹ̀yin sì ń pè mí fún yín tẹ́ wà ní ayé yín aṣọ lásán wòlí ò lè fún mi ọmọ burúkú lọ mẹ́ ẹlẹ́jáde àṣírí títú ẹni ìwé mọ̀ sí ibẹ̀ gẹ́gẹ́ bí kẹtí ànẹ́bí Ibrahim tó ṣe fáwọn olóòsà nígbà náà ni tó sáwọn àwọn òsà kéèkèé ó sáwọn láàké ó wá fàáké kọ ìyá wọn lọ́rùn àwọn adé wọn ni man fa'ala hadha bi alihatina ta ló ṣe kíní fáwọn ọlọ́wọ́ ẹwà àwọn ọ̀dẹ̀ ta ló ṣe kíní fáwọn ọlọ́wọ́ yìí ṣe bóyẹ káwọn ọlọ́run sọ pé eh Ibrahim tó bá sábí láàké yìí pa ọ́ ni <laughs> ọlọ́run wá dákẹ́ ọlọ́wọ́n wo Ibrahim Ibrahim wọ́n sáwọn láàkí wọ́n yánú kalẹ̀ láàá ah, ah, ah. àbíbẹ̀ ẹ̀kọ́ ni gbàtọ́ndé tánú ṣe lè Ibrahim ní ó jẹ ẹnikẹ́ni mo gbọ́ tí lálà sí àwọn ọlọ́yìn lánà òun ní ó jẹ Ibrahim ló tó fi ṣe kí ní fáwọn ọlọ́ba bẹ̀rẹ̀ lọ́wọ́ ọba ìyá wọn pé àyà wọn bínú ni ẹmọ̀ tí ìyá bá bínú kò sí tí ìyá mi ṣe bí àkàlà gbọ́ pé ó bínú ó lè lú ọmọ ìyá ó sì mọ̀ pé wọn ò lè sọ̀rọ̀ ẹ̀ẹ́ wọn ò lè sọ̀rọ̀ kí ló tẹ́ wọ́n pè wọ́n wọ́n sọ pé ọ̀daràn lọ́wọ́ Ibrahim lẹ́kì mọ̀ pé wọ́lẹ̀ ṣẹ́rí ẹmọ́n wà surprise tẹ́ bá pé wọ́n ṣàlàyé ẹ̀sì fẹ́lú kẹ́ndìtẹ́yìnsìn wọ́n ṣàlàyé pé ọ̀nà nìyí kò sí nírìn kí sí pé kó mọ̀ wọ́lẹ̀ ìgbéraga wà ní tí kó bẹ́lú mi ẹ̀yìn àmà ṣùgbọ́n wọ́lẹ̀ kò nígbà kí náà ṣe fún Ibrahim kí náà fi ṣe sẹ́fún wọ́n ni ẹlọ́dáná kalẹ̀ ẹlọ́dáná wọ́n wá mú Ibrahim wá jù sí iná ọlọ́ni pé àwọn sọ fún iná tí ọlọ́ni kó sí iná kó ní bardan wa salaman ní Ibrahim ọlọ́ni ìwọ́ná ó yá tutù kó wá jẹ́ tí ó lálàáfíà fún Ibrahim ẹgbùn kẹ Ibrahim ò bẹ̀rù ẹlòmí ni tó bá ṣe dáwà fáwọn èèyàn tó bá rí pé ó ti fẹ́ yíwọ́ ah, yóò ẹ̀dọ́kùn sọ bẹ́ẹ̀ ọ̀rẹ́wò ẹjẹ́jọ mọ́ jọ́sìn fáwọn òsàyẹ mọ́ jẹun wọ́n náà alì ọlọ́ni kàlàrí lè yìn bẹ́ẹ̀mù ìntàwọn ẹbí ọlọ́mọ sọ fáwọn yẹn ni pé tẹbá fẹ́ fìyà jẹwa sì báyìí nìkan lẹ́tìlẹ̀ so a sọ dodo fún yín ẹ pàwá tẹ̀bà pàwá ànábì Ibrahim tún wá jáde kó nínú náà

láìlàm tẹ̀ntàhì wo to bá fi mílẹ̀ kó kó mi tí mo wáyé láàrùjùmánàk ilẹ̀kọ̀ mọ́ fàájúrí ní maliyan kó tí ẹ̀kú lọ́dọ̀ mi kó ń bí ó ṣe kí ni ó fa'atazilukum wà máa tẹ̀lẹ̀ rù ó sì ṣe ẹ̀ẹ̀tìzálù wọn ó yẹra fún wọn àti tán ṣe ó lọ síbòmí tó ló fi jẹ́ kí tí ìbá wà ń kan tó rí bí ṣe ẹ̀sìn wọn ò jẹ́ kún bí practice ẹ̀sìn in tó wà nínú Islam ní wípé ó kú o ń bẹ́un ó wà lọ sí ibòmí inna ardi wasi'a ọlọ́gẹ́ bọ́lọ́ sí mọ́sán Qur'an ilẹ̀ mi ọlọ́bá ṣe kíni ó fẹ́ kẹ́nìkà mọ́ ṣe kíni okú Allah subhanahu wa ta'ala kó ṣe wálẹ́ni tí ó lè wà lórí tawhid tí ó lè ní ṣe bọ̀ muhammadin sallallahu alaihi wasallam wa ala wa ashabihi wasallam wa subhanakallahumma wa bihamdik وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته